náà ni àsọtẹ́lẹ̀ tọba dídà sọ fọ́nà tọ́lọ sáájú wa o náà ni àsọtẹ́lẹ̀ tí ń sọ fáwa náà ká bẹ̀rù hàn ká lè fi ìpayà ìṣe gàgá láàrin àwa àti ìyá rẹ̀ a ń bí ọba dídà nínú ọ̀rà níkàṣẹ́ rẹ̀ nínú ẹrú tí ó jẹ ìyà kọmọ́jẹmi àti yọ wà mbẹ́ o kọ́kẹwà láyé túkà ń gbangba alìkíyàmá jẹmáà oríire tó galase oríire náà o náà ni pé a jẹ́ ọ̀kan nínú ọmọlẹ́yìn ànàbí gbẹ̀yìn annabi tó bá dẹ́dà yọ́nú sí jù annabi tó bá dẹ́dà sàdéhùn fún wípé umma rẹ̀ ni ó pọ̀ jù lálìjẹ́nà awáwànú ṣe'írọ̀ min sha'airillah atúwànú rúkùnà ga min arukanil islam o náà ni asọ́wù ààwẹ̀ ààwẹ̀ náà láti ń gbàbọ̀ wípé tí oòrùn tó bá tẹnubodò lénìí nírọ̀lẹ́ tó bá wọ̀

tí ń bá wẹ̀ jẹ́ àtàwọn nǹkan tó ń rìn bí ẹn pé ń jáwẹ̀ tí ó bá wẹ̀ jẹ́ tó bùkátà àlàyé àti ẹ̀rí jẹmáà a ní usulul mufattirat gbogbo tí ń jáni mẹ́ta náà ni usulu almufattirati thalathatun gbogbo tí nọ́sù wá lórí rẹ̀ tọ́rọ̀ wá lórí ẹ̀ tí ò ṣe máa pẹ́sọ mẹ́ta ni ni tí ń bari jẹ́ fúnra ọba dẹ́dà ló kó mẹ́jẹ̀ta sínú áyà kan ó ní al'ana bashiruhun wabtagu ma kataba Allahu lakum wakulu washrabu hatta yatabayyana lakum al-khaytu al-abyadu min al-khayti al-aswadi min al láwẹ̀ ni 2 bákanáà ẹ̀sì mọ́mù ká fi sí súnmọ́bìn ilẹ̀ torí ìdàjọ́ tí yàn ó tún pẹ́ka máa máwọn kọ̀ọ̀kan aláàkìlù kéèyàn bá gbà fọ́bàdẹ́dà láti gbà tí alfàjáde bá ti yọ tóòrùn èèwọ̀ èèyàn gbọ́dọ̀ jẹun ìlàlì mẹ́rídà àntọ̀rí ìkìlì fami ìta àmànú ká gba ẹnu gbé oúnjẹ wá síbò sí inú agbẹ̀dú ìbéèrè wá wá pé tó bá jẹ́ pé tí ìrìnfẹ́ jẹ ìkọsànfàní ńkọ́ àbí tó lè pààyànlá náà ni sónà ó tún jáwẹ̀ apá kan àfáà ní kò ní jáwẹ̀ tó bá ti jẹ́ nǹkan tí kọsànfàní bí kéèyàn máa jẹ rọ́bà kọ wá gbé mi bí kéyìn ọmọ lá ọmọ tẹ̀sùnbá ọgọ́rọ̀bá ń pò lẹ́nu akíkọ́rọ̀ tàbí káti ẹ̀mẹ́ tí torí àmà wà tí ẹmẹ́ bí tí ó tètè yé kó rú àgbàlúmà kò sí àkẹ́ mẹ́mọ́ o iní mú ní mú wọ́n ní àwọn akẹ́kàn àfáà nírú nǹkan báyẹn ọ̀jáwẹ̀ ọ̀rọ̀ kejì ni pé gbogbo ń tọ́ bá ti lè gba ẹnu bọ́ sínú ọkàn fún aláwẹ̀ ọ sáǹfà kò nílá o ó ti jáwẹ̀ rẹ̀ torí pé ńgbà mọ̀mójúkò mẹ́ tọba nílá mọ̀mójúkò mẹ́ ọ̀rọ̀ kejì mo sì fi ń sin lọ́ntẹ̀mí gbogbo tó bá ti lè bọ́ sẹ́nu aláwẹ̀ kọ́dà kọ́ jẹ́ rọ́bà àkórun ẹlòmí mẹ́ ń já òwú níbi aṣọ yóò bà sọ ẹnu yóò pòpòpòpò mẹ́nu yóò ti mú òróró bẹ̀tán yóò sì padà gbẹmì kẹ́nà ni aláwẹ̀ kè máa rin irú àwọn bèbè báyìí ó dé ní àwọn mímọ̀

tí tí a bá gbégbà imú tó fi dé ọ̀nà ọ̀fún ọba àwẹ̀jẹ́ o kí náà rí wa anábí wa sallallahu alaihi wasallam in kọ́ laqitu ibn sabra kama jaa fi sunan abi dawud isnad sahih laqitu ibn sabra yìí anábí nǹkan ní alùwàlá ó ń sí ọlọ́run wá sọ pé àníbì ní ká máa fi mú dáadáa ká jí omi ọpọlọ wa ká fi sí imú kó mi ọwọ́ mú ọdára ká ìsùn dá padà síta nítorí pé ṣẹ̀ìtàn inú omú ì iní máa gbà wọ ọpọlọ ṣùgbọ́n tó bá sí àdìkárù yóò dè yọ́ kán sùn lọ sínú omú oúntàn yóò sì tó kú omi padà kò ní ráyè lọ ó fẹ́ kólé kó wọn bẹ́rọ̀ pẹ́sẹ̀ tó bá lọ́bá jílagun mẹ́fà bọ̀ yóò hàn padà ní irú rẹ̀ òun ni ẹni tí bá ń ṣe àdìkár gbogbo wa èsù máa ń sùn sínú omú wa ṣùgbọ́n tí ó fọ iré pa rẹ̀ dànù àṣẹ́rí pé nǹkan ti ṣe kèfèrí nǹkan ṣe tàbá tún nǹkan ṣe àtúnpalé ni mẹ́wàá ṣe kèfèrí ẹwú ẹ̀sìn ọlá ẹwú ẹ̀sìn rí Ànábì sallallahu alaihi wasallam pé tó ń kọ̀ọ̀kan pẹ́ta wọ́n jáde ńlé káwí ìntọ́yẹ káwí táa bá wọlé padà náà kásálámà sáwọ̀rálé lálẹ́ gbogbo ẹ ń bá fẹ́ jáde èsù àtàmógún ẹ̀ tí máa tẹ́lómí tí wọ́n fẹ́ million ẹlómí pé àìrú wọ́n lé 10 million nítorí pọ́lọ ń fún wọn ní kúwàtù tàṣákúlì agbára kéèyàn máa dá tó bá wúyàn wọ́n lè di kòkòrò tí ó tẹ́ pójú lè mọ́fẹ́ rí tí wọ́n sì pọ̀ bí wọ́n tó fẹ́ tóbi tó dàbí erin wọ́n ti fẹ́ para fún tó mú jẹ́ máa tẹ̀rẹ wọlé náà wọ́n tó ti wá dúó lẹ́nu ọ̀nà náà tí ẹ̀bẹ̀ mi o ẹ̀kọ̀rí ọdọ̀ ẹni tí ó se ń tẹ́lì ìṣe ta náà wọ́n kọ̀rí ọdọ̀ rẹ̀ ọdọ̀ kìtìrí náà wọ́n lọ àti musulmi agbọ́mọ́lò ń káàkì ó ní àjẹ̀fẹ́ pàun se ẹni tí ó dúó tọ́lọ́ngbò ti parẹ́ ọlọ́nsí ajẹ́jẹ́ filistin shark fi omi mú dáadáa tó bá débi mú fín mú kò tó fílẹ̀ padà illa an takuna sa'ima àfi tó bá gbáwẹ̀ nìkan ìnìkan ọmọ bu omi hìí kò tó fín mú ha ìntànà bí fi sọ bẹ́ẹ̀ fún ni pé torí tó bá gba imú wọlé kúwọ́tù nufuz agbára ìrànnilọ́wọ́ bí ẹnu náà ṣe rí ẹnu kàn jẹ́ pẹ̀lú àlàáfíà ni

ẹlòmíì àti rẹ̀ tó jánsìsì ọlọ́wọ́mọ̀kú torí pé wọ́n ti yọ ìkẹ̀kú ònú ọjọ́ ẹlòmíì tí a sọ pé sẹ́rí ọgbọ̀n lọ́mọdé ìsàárẹ̀ kó sì bá ń sí rọrùn ẹ mọ́ sọ tí mi o mo ní èpè lẹ́nu o mo ń kó kí <laughs> lẹ́yìn Ramadan ah, ètò àgbàtẹ́ iná gan ẹ̀jẹ̀ abúrúgbọ́dọ̀ lọ àwọn ẹ̀kẹ́ mẹ́bá wà bá ní filistin shark ilan takuna sọ ìmá sàútù ọjà wẹ̀w odi méjì nǹkan ẹlẹ́ẹ̀kẹta alihtikon ibi tí a ti ń sẹ́gbọ̀nsẹ̀ àwọn tẹ́bílẹ̀tì kan bẹ ìmọ̀ tó báyìí ìmọ̀ ń kúlù àrọ́rọ̀ tàràbà gbóná jù bó

jùmùhúrù alìlì ilimi ọ̀pọ̀lọpọ̀ àwọn mímà wọn lọ jáwẹ̀ kí ló dé wọ́n nítorí pé òun náà àti tí bá ń bẹ lára rẹ̀ yóò dé inú fún yóò sì lékún ara ṣùgbọ́n àfá àwọn àgbà bàbúnù tẹ̀mí rahimahullahu ta'ala àtàtàn bá wọn lọ wọ́n ní kọ̀ jáwẹ̀ nítorí pé ní urúfù ní ṣẹ́ríwà àti urúfù nínú ẹ̀sìn kò sí bí a nínú ta mọ́ ń fi ń bára wá sọ̀rọ̀ lára wa náà tọjọ́ yé wa ọlọ́run sì ní bá wa sọ̀rọ̀ pẹ̀lú nǹkan tó jì torí pé ntọ́fẹ́ fẹ́ kó yí alẹ̀sì kò síbi ọlọ́run ti sọ́nú ẹ̀sìn àwa ní èsì ìsọ́lá ní ara wa lápẹẹrẹ kí wọ́n fóyàn ní bisikíti wọ́n ma wá pé bisikíti rà ah, ah, ó ti dékùn wọ́n ló dékùn bóná ó ti gbàdíjẹ́ sọ bẹ́ẹ̀ tí èyàn mẹ́wàá bá ń bẹ pẹ̀lú rẹ̀ èyàn mẹ́sàn ọ̀kọ́ kú pé <coughs> eléyìí ìṣẹ́yàn lásẹ́wò tí ọ̀bá jẹ́ pé máa wọ́n sí kí so kọjáwẹ̀ ọ̀rọ̀ kejì inú o lè mínà sí fi ń sin lọ mi alìtìkọ́n láàyù sí wọ́n ti ọpẹ́rẹ́tì ojú bàbá àbí kí ní kan ṣe wọ́n wọ́n wá ní àkẹtẹ́fẹ́ kásójú àbí àpòlò ti ẹ̀mọ́yà inú Ramadan òun iná kò ní kún wọ́tù nùfúùn apákan àfà ní tìró ó jáwẹ̀ apákan ní ọjà àti téèyàn bá ní tẹ́sì ẹ̀ bàbúrú tẹ̀mí rahimahullahu ta'ala wọ́n kílíà rẹ̀ náà ó náà sí inú oúnjẹ kò sí nìkan múmọ̀ kọ́dà kéèyàn ọmọ tẹ́sì ẹ̀ lórí àrán kọjáwẹ̀ ta tiro ààrẹ se ni akáǹkójú kọjá kí ni o ọjáwẹ̀ ó kílẹ̀ àbámu àwambọ̀ ẹni tó dẹ́dà ọwá gbàgbé jẹun pí ọ̀tà mú ó sì lọba rántí padà anúsàsán náà dítàbí rọ́rọ̀ ìmọ́mù kọlùgbà mọ́mù sí gbà wá o ni man àkàrà ò ṣẹ́rìbà wà wọ́sọ imun faliwu ti ma sọ umaru fa iná ma átàmàwù lọ wọ́sàkọ́ ẹni ọba gbáwẹ̀ nùí tọ́bẹ̀ gbàgbé jẹun tó sì gbàgbé mu kọ ma bá rẹ̀ òǹsù ọlọ́run ló fún ló ń jẹjẹ wọ́n ní táìmù tí ń jẹ́ lọ́yìn àbí mú lọ́yìn téèyàn ń kọ́

ṣùgbọ́n ẹwọ tánà bí fi parí ọ̀rọ̀ yẹn ó nífà innama at'amahu Allahu wa saqahu ọlọ́run ló fún ló ń jẹ yẹ jẹ ọlọ́run ló fún ló ń mi yẹ mu tààláàlẹ́ láyà tí ọlọ́ máa gbóúnjẹ ọlọ́run lẹ́nu èèyàn lágbàjá oúnjẹ ọlọ́run tó ń jẹ mẹ́jẹmá ọ̀rọ̀ dáadáa lọ̀rọ̀ tí wọ́n sọ àtúrà bá jẹ́ pé ń tàà ma kébekèbe ma ní ẹ̀fí ilẹ̀ ọlọ́run jẹ tó bá jẹ́ ń tẹ́ pẹ́tẹ́lẹ̀ náà gan àtàgó márùn àbọ̀ ni ó ti gbá agó wájú lọ́wọ́ ń sọ fún àlónì pé ìwọ sí pure water mú ojú ẹ̀sẹ̀ ẹgbà lọ́wọ́ ẹ̀ tètè sọ fún ẹmẹ́jì omi débì kan alákúnlé èntọ́ dáa jù tẹ́mì fi sin ọba dẹ́dà wọ́n sọ fún yàn ìlọ́dà ṣe bó ń lọ́gbàgbé àwọ́ òsì ìbéèrè wádé aláwẹ̀lẹ̀ ara rẹ̀ ọ̀yá lọ́bá dákú bó ṣe dákú nílà àwọn èèyàn bá mú ní ọba ń tọ́jú lẹ́nì gẹ́gbà ẹgbẹ̀rẹ̀ ní ẹgbùdó ọ̀tà tútù wá ní ọba já ní ọba là lẹ́nu ní ẹ̀rọ pé ọ̀tà sí sí gbogbo pé ọ̀tà ń fi dékùn rẹ̀ tán

ìsì máa ń ṣẹlẹ̀ sọpọ̀lọpọ̀ èèyàn bó ṣe bomi ẹnu báyìí àti púpù èsù ni máa ṣe bẹ́ yọ́ọ̀kàn mú omi un yọ́ọ̀kàn la gbogbogbò lójijì omi ọba sáré lọ nú rẹ̀ pé ah! mo mú mi ah, wọ́n gbàwẹ̀ kan padà tí ìrìn bá gbà padà kò sí láìsí ìdẹ́sùmọ̀ kọ́ mọ́ gbà padà lọ́dá àwọn tó wọ́n já o torí pé omi tó dékùn rẹ̀ kèé ṣe mọ́ fẹ́ mú mi gbogbo tó bá dára wa tó bá jẹ́ pé kò bá rí bẹ́ẹ̀ ni

manna wàlì ìftọ́rọ̀ àftọ́rọ̀ ẹni ọ bá dà níyàn pé mọ̀jáwẹ̀ mi ó ti tó bí 430 o ní ah gbẹ̀dà tí a ṣe bí ogbò ó ti ẹ̀rọ náà ní ojú láṣe bí ọ̀rọ̀ kọ̀rọ̀ oòrùn gbogbo ẹ̀wà wọ́n jáwẹ̀ rí ń ga ibi tí sọ́rọ̀ lẹ́nìkan bá gbóná yìí ah! jámá ó ń tàn ti jáwẹ̀ innamal a'mal binniyat torí wípé ó dá lójú kèés wọn ò jẹ́ ń pa òdè ní ẹlẹ́ẹ̀kejì ẹni tí a bá wá jẹ́ ń pa ń kọ́ mọ̀mọ̀bọ̀ ọkọ̀ náà ó sì lè jáwọn ara rẹ̀ náà àti ma sọ olóòní gbọ́

Ni náà kílẹ̀ abẹ jẹmáà nípa ẹn tí ọdápù mọ́ ń sọ́lọ ní ìjẹjọ ṣùgbọ́n ọwọ́ ọgbẹ̀yìn ni ṣùgbọ́n ahán gbé mi in tó bọ́ padà ọba dẹ́dà kan fẹ́ wá sọpọlọ mi padà mọ́kàn rántí wípé ní tí mo sọ ìmistake sí bẹ̀m̀bẹ̀ o kí n wá tó tọ́sọ tó bá di jùmọ́ àmì jẹmáà ní nǹkan mẹ́ta ìdájọ́ wọn dẹ̀ yàtọ̀ àkọ́kọ́ o ni jùnún kí orí èyí ò yí lẹ́yìn ìgbà tó jẹ́ sàárì tán orí ẹ̀ yí ó ti jẹ́ sàárì tán orí yìí náà ni làlfàjáre bá yọ ní ọmọ lórí ní ọmọ lọ́rùn ní ń bọ̀ ya lọ́bá sì sùn lọ bí a ṣe ń pe magribi allahu akbar allahu akbar lọ́bá sì tají kò sí jẹ́ ju sàárì tó ti jẹ́ lọ tó rẹ̀ lọ́bá sì mọ̀ máa padà ó ń tọ́n kọ̀gbà nítorí wípé lẹ́ìsà ahàlàn lílúwùjú torí wípé ẹni tí ó gbàwẹ̀ fọ́lọ́ kẹsàwẹ̀ nìkan ìbádọ̀tẹ̀ ní àṣẹ ẹni ọpọlọ rẹ̀ bá ń bẹ̀m̀bẹ̀ oníwọ́ran ó ní alìmúgbùmá alẹ́ títí fàá fàáfàá kò jí bó ṣe di wọ́n pè mọ́bílì báyìí lọ́bá tají irú ẹni bẹ́ẹ̀ àwẹ̀ ẹjọ́ náà kọ̀lá láàfíà fún kọ̀lẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n yóò gbà padà nítorí wípé àwẹ̀ yẹn lọ fún láì jẹ́ pé a sọ wípé dandan rẹ̀ jẹ́ dandan fún ìní ó fi jẹ́ wípé táìmù tí ó jẹun táwọn wò pé ó sì wà lórí pósù náà ni kò kú jẹ́ nǹkankan wọn ò bá sọ̀rọ̀ pẹ̀lú àwẹ̀ ńgbà náà nítorí pé kò é ṣe wèrè ṣùgbọ́n kí ìṣẹ́ tọ́pọ̀lọ rẹ̀ wà ń bẹ ṣùgbọ́n ò ní ọjọ́ míì padà ìdájọ́ ìwà dà bí ìdájọ́ aláàrẹ̀ bó ṣe jẹ́ sàbí ẹ̀ta kí ó tó pé ìrún sọ́tífọ́mùnà náà lọ bá dákú bó ṣe dákú bí alfajari ṣe yọ báyìí bí ìṣẹ́jú mẹ́wàá lọ bá tají padà ó sì jẹ́ sàárì ààwẹ̀ rẹ̀ ní bá ń gbàwẹ̀ lọ láti bẹ̀ ààwẹ̀ rẹ̀ lálàáfíà o kò sì ní dáàsù bá àjọ náà padà ìdàtọ̀ sí mẹ́mẹ́nu kí ní tó sọ nítorí pé táìmù tí ọ dákúlọ ì gbogbo ẹni ọ bá dákúlọ tó bẹ́ e bọ́ sí àsìkò ìbáadà kan tó rán tó sì jẹ́ wípé àsìkò ìbáadà ì kò jí sásìkò yẹn tásìkò ń bá ẹ e lọ ọlọ́n ti bọ̀nà ṣùgbọ́n ní àsìkò ọjọ́ ayé bí ò ẹni kẹta o lẹ́ni tó jẹ́ pé ó sùn ni bó ṣe jẹ bólógorun ní òbí kan ní bó ṣe jẹ sàrìdà ló sùn kò tí ẹ̀rẹ́ tí ó àṣùbá àìlá asiri magrib lọba jíngbà tí a pè magrib àwẹ̀ rẹ̀ lálàáfíà yóò sì sàrún tí ẹ padà nítorí pé ànìmsà sọ pé mannama ni sọ̀láti àwọn ìsíyàhà ẹni ó bá sùn gbàgbé ìrun ìgbà tọ̀bárìtì náà ni kọ máa kí fún ọba dẹ́dà ìyẹ́ clear padà nípa ọ̀rọ̀ wa èèyàn márùn iní ń o ṣùgbọ́n nígbà tọ́lọ́wọ́ bá ní fìkẹ́lò ẹnìkan péré ń o náà ni ọ̀láwẹ̀ man akala wa shariba ẹni tẹ́ pé bí ṣe ń jẹ tí mú wẹ́rẹ́wẹ́rẹ́ oúnjẹ ń jẹ yìí mutayakinan anna alifajirọ lamiyatulọ ó sì dá lójú pé alifajari ètí ìlà kí lágbùsọ kó dá lójú ó mọ̀ pé 545 lọ́dọ̀ tí a 545 ó ní alifajari yọ nísìn ẹni ìwá sí wọ́pọ̀ ní 530 ṣe ẹ̀pọ̀ tún ní extra 15 minutes ilẹ̀ tí ó ti ẹ̀lú mọ́ ọyọwọ́pọ̀ bí oúnjẹ mọ̀tàyẹ́kìnán anna alifajọ́ alamiyatulu ọdá lójú pin wípé alifajọ́ rẹ̀ ti kíni o kò tí là fasọ́mùhú ó sì mọ̀ pé alifajọ́ ti yọ

ṣùgbọ́n bí sẹ́sẹ̀ yẹ̀ méjì ohun èyí tó tẹ̀sùn jù nínú ẹ̀mí rẹ̀ ni wípé alfajari ètí ìyọ alfajari ṣe gíní o kètí ìyọ kí lọ́rọ̀ tá ń sọ yìí yóò ibi tí ń gbé kọjọ́rú bí táwà ń gbé kò sáàgó kò sí rédíò kò sí pé kìníkà kò sí pé nìkan bí oko bí nkankan àbíkẹ́ yóò travel kí wọ́n wá ah, jẹ́ ìfojú gbé náà sí wà ń sẹ́mà náà ṣùgbọ́n ah, òkú yìí ọwọ́ bó ṣe kí tó bláàkì bọ́yá bí 4 àti gan láwà tí ẹ̀wà sí gan tápẹ̀ bí 5 ọdá lójú bẹ́ fasọ́mù sọ̀hìhùn àwẹ̀ rẹ̀ lálàáfíà ó di mẹ́ta ẹnìkanáà sì ní òtí ìmì àwẹ̀ náà ẹnìkẹ́rin ẹ̀dọ́ ẹ̀ pé ó sì dá lójú wípé bóòn ṣe ń jẹsàrí lọ́yìn alfajari náà yọ lọ sí ẹ̀n pé fájìrì tí yọ yọ ma yọ díẹ̀ díẹ̀ ni kìí se pé yọ yọ pì nígbà àbátan náà jọba nǹkan o ọ mọ̀ pé yọ lọ elé ìlọ́nà wọ́n náà

kí o mú tí náà ni ìgbà ẹlòmí náà dẹ̀ bẹ̀tọ́ pé in tí ma ń ṣe o ní pé ó ti sáyìn pé bí èyàn bá ṣe bọ́lọ̀ ní ọba èyàn lò àwọn èyàn kan bẹ wọ́n gbà pé táwọn ọba mú ẹ̀kọ́ lórí sàárì àwẹ̀ ọgbà àwọn ìjọ tí ọba mú irú ẹni náà gbogbo ni ọya ẹjọ parí so ẹ̀rù máa ń bá àwọn èèyàn láti máa sọ àwọn ọ̀rọ̀ yìí wípé if you allow people to move an inch they move miles kò sí tọ́kọ̀ bí ti tọ́lọ́n sọ ní kéèyàn sọ bọ́lọ̀ ń se wí in ìntọ́kata ní o ìntọ́kan àfà ẹ máa wè máa tàbá fẹ́ yọ zaka owó òṣùwọ̀n méjìlá ní òṣùwọ̀n gold a sì ní òṣùwọ̀n slífà ọmọ lẹ́sì a ṣe ní ìjẹta àbíjò tàwà ní kírókọ rẹ̀ a bá slífà ní bí 2 million plus ti góòdì wà ní bí 19 million plus tí ẹ̀bá wá bá àfáà wípé mo fẹ́ yọ zàká o kí ni òṣùwọ̀n tí máa fi yọ zàká sí òṣùwọ̀n slífà ní káàfọ́ ọ̀sọ́ kó lè jẹ́

ọfẹ́ máa bá ọlọ́run darí àwọn e, ẹrú rẹ̀ sí bí fẹ́ẹ̀nù ti ẹ́ ṣe rí ní ìsìn 6:57 inú òun ọwọ́ òun ọwọ́ àbọ́lé yóò mọ̀ kọ wọ 7 tó bá ti á di 7:02 yóò fi ṣàgbé 5 minutes ló fi kó báhùn láti 6:57 sí 7:02 5 minutes inú yáà ṣe àbọ̀mọ́síláṣí ni wọ́n máa lágún ó ti mọ̀kọ́ Allahu akbar Allahu akbar sì rí sàárì sàárì tàà pè ní 545 545 540 ìní ó pè yóò fi 5 minutes kún ìsinu yóò yọ 5 minutes kúrò níbi ti sàárì tí mọ́ wọ́n pè pé ah abú Yakubu kí ló tẹ́ ìsẹ́ báyìí ah àwọn èèyàn ìsẹ́ o tẹ́ bá lọ pẹ̀lú gẹ́gẹ́ ní 657 lónìí 656 àmì ó ti mọ̀ sí rọ́wọ́dọ̀lá kúrò ní farabalẹ̀ àfikẹ́ 45 minutes tẹ́fìnì ah, tí ìhtìyàtì la mọ́ ń pè tí àṣùgbà wọn kọ́ ọ̀ fẹ́mìnì tí mo fi ilẹ̀ yẹ torí wọn náà ní àtàwọn alágídí inú wọn gbogbo wọn mo fẹ́ kí wọ́n ti mọ̀ pé alfajari ti lọ torí jẹ́ bá lọ pè fún ní 545 ẹ́kìrì pé ìgbàlẹ̀lù ní ó gbẹ̀rẹ̀ yìí ìgbàlẹ̀lù ní ọ̀sẹ̀ máa fọ́ ogun ẹran kí ló dínà ẹmọ́ fúnlẹ̀ máwọn ẹrú sí ọba dẹ́dà fún ọba dẹ́dà lọ sọ wípé ohun ẹlẹ́ẹ̀karùn ó lẹ́ntẹ́ pé yàtàsáhàr máa tààrọ dúdí annalfajr kọ̀tọ́lá alamiyatulu min kọ́ìrìrì jihan in jẹ sàrí lọ alfajari ti yọ kèyọ tààrọ dúdú ti ṣe yẹ kò sí n tó lè gbé sínú àmì wípé ó ti yọ lọ́tẹ̀sùnwájú kọ̀ lọ́tẹ̀sùnwájú lára àwọn nǹkan tí a ní kó jìnà sí òun náà ni kí èèyàn kó gbàwẹ̀ fọba dẹ́dà kó wá máa ṣe nǹkan tó lè mú omi ara rẹ̀ jáde àkọ́kọ́ alistim náà kí o máa masturbate lè ń tó rinlẹ̀ nínú ọ̀rọ̀ àwọn mímọ̀ tí ẹ̀rí sí báàkì rẹ̀ alistim náà wù haramun kankan makruhun li haja li kókòrò imamu ahmed sọ wọ́n sì fẹ́ sọ wípé à ń fẹ́ lo asaru abúlẹ́bìnà abbas ni àwọn ọ̀rọ̀ yìí ká mọ́ tọwọ́bọ̀ dúgbó se yẹ lọ ṣùgbọ́n ká padà sí bí ẹ̀rí tó clear ọbọ̀rọ̀ àwọn sọ́nà alùkùnrin كان يمن لو بيوفوا إلا, ما ملكت إلا على أزواجهم أو ملكت أيمانهم فإنهم غير ملومين lẹ́yìn àwọn ìyàwó wọn tàbí ẹrú tí a rà ní àbìyànpín alógún ìmẹ́ torí tí wó torí wọn sí wọn sókè ọ̀bàdà wá ní fọ́mà níbùta gọ́wàrọ̀ àdáàlì ẹn tí ó jẹ́ ẹni tí bá tún wọ́n nà míì tó mi ara rí ó fi bóòdé fáwùláìkà wúlá àdún àwọn tí wọ́n ti gbẹ́rù gbọ́nrí wọ́n ti kọjẹ́ ẹnu àlà wọ́n fò fẹ́ǹsì nìyẹn ẹ̀rínú min al-kitab wa min as-sunnah ma jaa min hadith Ibn Mas'ud radiyallahu ta'ala anhu àdúhùmá wọ́n sì sáàmù sọ fún ọ̀sọ̀ àbáyì pé ya ma'shara ash-shabab bẹ́ẹ̀ sì ni àdífì ó nídì an lọ wọ́kùtùl hajjá ni mọ́rọ̀ hajjá máa sà anúbí jẹ́ tẹ̀rọwà lọ́dà anúbí ni a mẹ́dàrú ẹwò kọ́dà nínú wáyà tí mọ́kànlá sọ́hí àbúrò lọ bára bí lẹ́ẹ̀mẹ́ta anúbí dákùn yọ̀ndá fún mi jẹ́ tẹ́ra mi lọ́dà ara bẹ́ ń se mímọ̀ lóòtí ní ẹ̀fẹ́ mi ìsìnkẹ̀kẹ́lẹ̀ òkú bá mi ó sọ lọ́n gbójú kó lọ́dọ̀ rẹ̀ lákọ́ ó tún padà wá olóṣọ́rọ̀ tún gbójú kó nígbàrá kẹta ànàbí ni lọ́sẹ̀ tó wọ́ tẹ́rọ̀dà

ìlàwọn èèyàn kan tó jẹ́ wípé gbogbo ìǹkara wọn kò lè gbé wọn dìde mọ́ wọ́n ni ní gbogbo àwọn ìlú tó nítumọ̀ bí Amẹ́ríkà bí UK bí Australia kankan wọ́n ti wá ní manṣín kan wọ́n wà bẹ̀rẹ̀ owó ẹbí rẹ̀ wípé ṣe káwọn bá yíngun lábẹ́rẹ́ kó wulẹ̀ kù ọ̀dà ṣe ẹ̀fẹ́ ma rí kò wúlò kò ní kú olójú fún lóúnjẹ ní ọmọ fún ogun tó fẹ́ in tí ó sì gbá tó sàwó ẹlòmí a máa wà bẹ́ẹ̀ fọdún mẹ́wàá ẹlòmí a máa wà bẹ́ẹ̀ fọdún márùn kò ní túnmọ̀ kẹ́kẹ́ o kọ́dà tó bá jẹ́ yàwó ní bẹ́ẹ̀bẹ̀ tí wọ́n bá yọ kí ní ó ni ó lò torí àdídàbẹ́ pé ìnàrú alkùnrin alkọ̀fẹ̀rọ̀wìn ọba adẹ́dà ọ̀nà mọ̀lẹ̀ká jù ìsìn pé kọ́ máa sọ sínú ẹ̀mí mi wípé lántẹ̀múta nafsun ẹ̀mí kan ò ní bọ́ àtàtẹ̀ statement àrísìkò ha wà àjẹ́láha tí ní tí èlò tọ́lọ̀ ń bá kọ fún pé àtàsìkò tọ́lọ̀ ní olò yóò lò tí ó dámà pọ́ ńlò ní o yóò lò kò ní mẹ́pọ̀ ńlò ní o yóò sálò sẹ̀fọ́ méjì náà ìsẹ̀mìtà ń lò ìsẹ̀mìtà èèyàn mọ̀ pọ́ òun lò àti èèyàn ṣe ń dákú tí ó tùjì padà èèyàn ṣe wọ kọ́mà tí ó tùjì yóò sì máa bèèrè pé kí ló ṣẹlẹ̀ èyí tí ó lò náà lè tó lò náà ni ọ̀kan obìnrin tó sì wà bá ń tipẹ́tipẹ́ nínú àwọn nẹ́ẹ̀sì tí wọ́n mánéjì ẹ̀ wọ́n ọmọ nǹkan ní ara rẹ̀ change ọlọ́run tóbi o ara rẹ̀ change nígbàtí wọ́n ṣe test fún náà bá rí pó ti lóyún ah ẹni tó jẹ́ wípé wọ́n mọ̀ pé kò lè ṣe ju pé kọ́kọ́ ọ̀run ọmọ ẹgbẹ́ lọ nígbà ọba tó ṣùgbọ́n ẹ̀kẹ́ pé à ń lè fi nǹkan kan mímí rẹ̀ mímí náà àti dédé bàtọ́lọ́fẹ́ mú lọ náà ni ìwádìí sápadà mú ọ̀kanú àwọn nẹ́ẹ̀sì tó jẹ́ ọkùnrin tí wọ́n sí kíni o tí wọ́n tọ́jú wọn níjú ànàbí sọ wípé tẹ̀rẹ̀rọ́dà mẹ́tẹ̀rọ́dà in tọ́rọ ọmọ jáde lára rẹ̀ yóò mú jáde ẹwẹ́ ni tí in dúó dọ̀kọ̀ ọrún tọ́lọ sí náà tó fẹ́ mú nǹkan jáde lára rẹ̀ ó sì bímọ wọn ọ̀pẹ́tì ẹ̀nà tí ẹgbọ́ ma ń jáde tọ́mọ sí yìí ọlọ́njọ́ gbogbo àtọ́ ń

subhanahu wa ta'ala ọlọ́run takò sànú wa gbogbo ǹtọ́ ọ̀rán máyé táyé fi lójútù fáwà náà tí a náà o mẹ́jì a máa sáré tẹ̀lé ní kàkàkì wọ́lọ́dà ní kàsí rẹ̀ dákùn wọ́lọ́dà ní kàsí rẹ̀ wọ́lọ́dà ní kàsí rẹ̀ wọ́lọ́dà ní kàsí rẹ̀ tó bá jẹ́ pé kéyìn òjò ló sì láyé kò ní àlèbù ju wípé kéje nú èèyàn ọmọ lọ èyàn náà tó lálèbù eléyìn náà sí kí ni ó tó ní àlèbù ọlọ́dà kò mọ́sà pẹ̀dáadáa fẹ́ masturbation àrọ́ọ̀mù ni ìgbìtà lọ ní ẹni ọkùnrin tí wá ń bọ́wọ́ rẹ̀ sùn nínú Ramadan àbí lèdì mẹ́lẹ̀ nínú Ramadan tó mi ara ìbẹ́ ìjáde àwẹ̀ rẹ̀ bàjẹ́ o ṣùgbọ́n àwẹ̀ rẹ̀ tó bàjẹ́ ìṣì mélòó ni ó gbà padà hmm. níjọ́ àwọn bàbá wa sọ wípé yóò gba ọgbọ̀n padà nǹkan ní 60 tòótọ́ hadithi wá lórí rẹ̀ ṣùgbọ́n wà lọ́yà nàbí ọ̀sọ́ ṣùgbọ́n ìtumọ̀ kan bẹnu ọ̀rọ̀ yẹ tó padà wà túmọ̀ tí àwọn bàbá wá ń sọ ẹ ń bá lọ rẹ̀ jáwẹ̀ ẹjọ́ kan mingoyri udurin láì ní ẹ̀ṣùsì dọ̀dọ̀ ọlọ́run ọba bọ́ bá fi gbogbo tó kù lọ́jọ́ ayé rẹ̀ gbàwẹ̀ kò lè ṣe déédé ẹ̀má o ọ̀rọ̀ ńlá ní tòótọ́ lọ́jọ́ kan Ramadan tí ọ̀rọ̀ bá sì lọ́tán irú ọjọ́ ayé wo ni ó ní tí ó lóun ó fi san Ramadan tó padà tí ó wà sí dédé Ramadan sí ẹ̀pọ̀ tọ́rọ ni ẹ̀hẹ́ ṣùgbọ́n ẹyọ kan náà ni ó gbà padà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ istighfar fine ẹn tó bá lọ dìmọ̀ ìyàwó rẹ̀ kúbúlà kúbúlà ọ̀rọ̀ àwọn àfáà pọ̀ lórí tó náà ṣùgbọ́n àwọn apákan àfáà ní kéyàn ọmọ dìbẹ́ kúbùlà ní kéyàn ọmọ kí síyàwó yàn irú ẹ̀ náà ni dómù náà wà kí ọmọ dìmọ̀yàwó yàn ní Ramadan ṣùgbọ́n apákan ní kò sí láìfì bẹ́ pẹ̀lú májẹ̀mú méjì májẹ̀mú àkọ́kọ́ ó ní aláàtò harikal kúbùlátù ṣàhàwátàwò èèyàn kan ní tẹ́lẹ̀ náà timetable náà ni wọ́n fi ń ṣe jẹ́ máa kò mọ̀láìdá kòó àwọn ẹ̀yà kan bẹ̀bẹ̀ àwọn mí ń bẹ ta àtijọ gbérí tẹ́lẹ̀ pé wọ́n máa sọ́nà ara wọn àwọn ẹ̀yà mí ń bẹ ní a máa ń súnmóbè mẹ́fà mẹ́fà láti bẹ̀rẹ̀ ilé ayé rẹ̀ wọ́n ti gẹ́bọ̀ jẹ́ pé ní kí lórúkọ rẹ̀ náà ní Sudan wọ́n ní àwọn àrán kan tó jẹ́ pé àwọn àrán yìí nínú wọn gbogbo àgbáyé inú obe tó ní dọ́kọ́rẹ́tì ti pọ̀jù nítorí kíni wọ́n pè kíkà ní alìkìtánù lè fìràóní ìdàbẹ́ ti fìràónà fìràónà lára àwọn àkà tó ṣe fún àbáni Israel àwọn ọmọ wá sọ pé àrọ́hà ni ahìlì láàtájú ìlàlbà ìnídìí ọkọ nítorí pé àwọn fámílì mi wọ́n ti fún mi lálàáfíà láti kéèké yọ́ ma bá ẹ̀kọ́ lọ ni yọ́ ma bá ẹ̀kọ́ ti ẹ̀ lọ nínú ìròrí kí ni o ìròrí ti ẹ̀ alìkìtàlì fìrìáóní la ilaha illallah ọlọ́ndakùsànú wọ́n jọrọ wọ́n dàrú wọ́n jọrọ wọ́n kódà kọkùnrin wọn máa súnmà ìnira ní ọmọ jẹ́ fún irú rẹ̀ náà wá ń bẹ pẹ̀lú àwọn ẹ̀yà míì àwọn ò ṣe bẹ́ẹ̀ fọ́mọ wọn ibi oúnjẹ ní ọ̀tí kàgbàkó oúnjẹ tí ń jẹ àwọn oúnjẹ tí máa dẹ iṣan ara ọkùnrin ni wá bára wọn bẹ́ẹ̀ ó sì jọ mọ́ra wọn láà mara wọn Ramadan wá sí wọlẹ̀wùlẹ̀ bẹ́ẹ̀ ṣe fún àwọn Ramadan sì dóṣù

ṣùgbọ́n yẹmúlìkù ìrìbà ọlọ́nkẹ̀dẹ́ bí pé olè kòtò rẹ̀ àwọn mọ̀ kò sí nkankan aláwọn mọ̀ tí wọ́n gba iléyìn náà o wọ́n ní kí ló ní tẹ́ẹ̀fí ń ṣe yàpa tẹ́ẹ̀fí ń ṣe yọ̀tọ̀ rẹ̀ wọ́n ní torí tọwọ́nà àdísì àbí rọ̀ ni wípé já àrọ́jù ọkùnrùkọ́wọ́sàsálám ó ní ìrìn àdúsàsálám mo fẹ́ bèèrè ìbéèrè kan ṣé èèyàn lè kí ìyàwó Ramadan àrẹ́bí ni ẹ́ kọ̀sáburú mẹ́ kọ̀pẹ́lẹ̀ lórí ìbá tó dé ọjọ́ sí ẹ̀lẹ́ kíjà àwọn ìrìnàmì mẹ́dẹ̀wò fẹ́ìdà lẹ́dẹ̀ adìnàláwú ṣe ìfún wọ́n ìrìnàmì adìnàlá ṣáàbùn nígbàtá wà wọ ẹni tánà bí tó yọ̀nda fún pé kó kìsì àwó rẹ̀ ọba darúgbó abá wọ ẹni tó yọ̀nda fún pé kó má kìsì ọba jọ́dọ̀ wallahi ànàbí ọ̀sọ̀dífì kọfẹsẹ̀ múlẹ̀ jẹ́rùsàlám ṣùgbọ́n àlàkúnlé in ta fẹ́ fàyọ́ mẹ́ náà láti ṣe kíni o láti ṣe àlàyé yẹn ọwá kú another kéèyàn máa wo tó lè mara ẹ̀mú fún nínú Ramadan àrẹ̀wà múfò àwọn mímọ̀ ní omi bá jáde lára rẹ̀ àtọ̀ jáde lára rẹ̀ ìdàkẹ́ ní dáálíkà bí nátọ̀tí wáhìdì bí nátọ̀tí ìhúlà kápẹ́ ọkàn rí èyàn náà lẹ́ẹ̀kan náà ó ní nǹkan yẹ ṣe tí omi fi bóòdì lára rẹ̀ àwẹ̀ rẹ̀ bàjẹ́ ìyàtọ̀ láàrin méjèèjì falakali ula wà laysat Musuwa thaniya musulmanu gbogbo tí ọlọ́run kọ lára obìn olóbe lára olóò tọ́ ọba rí lákọ̀ọ́kọ́ tí è ṣe pé o ń gbèrò rẹ̀ tọ́ ọ̀kẹ̀rí lójijì ọba dẹ́dà yọ̀nda tọ́ ọba tó wo àtọ́mẹ́rẹ́ bẹ̀ wà tẹ̀fkìr kéyàn máa ronú obìnrin kọ̀ jáwẹ̀ èèyàn ó sì jáwẹ̀ èèyàn tí a bá mùjẹ́rọ̀rù pé ronú kọ̀ jáwẹ̀ rẹ̀ lè mẹ́jẹ́ àti sahihayn na rí tàbí rọ́rọ̀ ó sì ọlọ́ni inna Allah tajawaza an ummati ma haddathat bihi nafsaha ma lam ta'mal aw tatakallam fúnra ọba dẹ́dà lọ́lọ́wọ̀n ní máa kọ nǹkan kan sí lọ́rùn kí ni gbogbo tẹ́mìyàn bá ń bá yín sọ tẹ́ẹ̀bà bí ṣe ń ronú tòótọ́ nípa ń lọ tàn pọ̀ sí àwọn kó ti fi sẹ́kùn ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì nù bí ṣe ń ronú nílọ́tàn àwọn tó ọ̀hún sẹ́kẹ́rẹ́ ọbàjẹ́ àwọn abúkàtà kákílà nǹkan mẹ́ta tí ìdájọ́ in tí ń bọ̀rẹ̀ lára ọkùnrin tí ń gbà sàkárì bóde nǹkan mẹ́ta ni àtọ̀ àti tí ò tó kápìlátọ̀rìkì ẹ̀ẹ̀kẹta àtọ̀rìkì yìí ni tọ́dà bí omi tí wá mọ́ fàtìntìní a fi lè wé ẹni tí ọba wà ní òpin ọ̀fẹ́kìn tọ́fìkì èèyàn bá fẹ́ tóbi jọ mẹ́ta ẹ̀hẹ́ tíjú àkọ́kọ́ ó lè máa fàntí ó kí mẹ́jọ kejì ń bọ̀ bá di pé lọ tọ́bá doríkòrò báyìí omi ọmọ fẹ́ bọ̀ báyìí omi ẹ̀là ń pè ní gọ́sílà jẹ̀mí ìlì bá dání tọ́ irun lè ń tó rílẹ̀ jù nínú ẹ̀rí omi omi tó mani ma ní yíwa in tó mani o àdísù pọ̀lú rí àdísì àwà iṣà bí ẹsì máa fọwọ́ tí kò mí asọ̀rọ̀sọ̀sọ́lám tàbí bí ọlọ́fi kírun láì pín ọkùn fọ̀padà tó bá ti gbẹ ma ní yíò ọmọ ṣùgbọ́n tó tí bó ṣe máa ilú jẹ́ pé ẹ̀sìn tọ́lọ́ ní ọmọ tó ń tí bó ṣe mọ́tó tó bá jáde lára ọba adẹ́dà pàwà láṣẹ káwẹ̀ gbogbo ara ó dé ní ibi ọba wá tàṣí ń kọ́ tó bá ti gbẹ kákan hádánù tó bá tutù kákan fómìsàn ó dé ní ẹlẹ́ẹ̀kejì onímẹ́díyù omi tèntà ní kò tó màníyù yẹn tó ń bá jáde lára ẹni kí ni tí ma ń ṣe yújíbù gọ́sílá zakari wal unthayayn dandan ni kéèyàn tábà pẹ̀lú kọfọ àsàkárì rẹ̀ àti kòǹjò méjèèjì tó wà pẹ̀lú àsàkárì hun tí a bá bá àsàkárì tí wà fọ́ kòǹjò méjèèjì kèètí ìmọ̀ ń bẹ́ o kàmàjámin àdíti alì ibn Abi Talib rọ́dà tọ̀rọ̀dọ̀ kòǹjò méjèèjì ni àáfọ̀ ah, ó wá túkù kan kí ni nǹkan náà ibi tó ń bá ìdájọ́ ti ẹnu ẹlẹ́ẹ̀kẹta ni bọ́ọ̀lù yújíbù gọ́sùlà mọ́wọ́bí ìmá àsọ́ọ́bà mínà lìbádání áwọ́ mínà lìbálìbás ohun ibi tó bá ta sí nìkan láàfọ̀ bóyá lára ní o bóyá bí aṣọ ní o ìyẹn ti ìtọ̀ nítorí pé ẹ̀gbin ni òun náà èyíkejì tí náà ẹ̀gbin ni òun náà ẹ̀wà wẹ̀ ń jẹ́ in tí èsẹ́ ẹ̀gbin ìní ẹni àtorí ẹ̀wẹ̀ gbogbo ara ó sì nídì ṣùgbọ́n kéèsè ọrùn ní àwọn bí ọba dẹ́dà nínú àdà níkànsí rẹ̀ kọjọ́ ọ̀kọ́ dákùn a tó ti fẹ́ bẹ̀rẹ̀ mẹ́wàá ẹlẹ́ẹ̀kẹ́ mẹ́wàá ti tààrin sí ilẹ̀ bá sú lẹ́ni jọjúmọ́ tá a bá tún wá gbàtán nínú ẹni tó fi sí kùn gẹ́ wípé ọgbà ní ti ìgbàgbọ́ ọgbà ní ti ìmú àwọn nǹkan tí ọ̀rọ̀ lọ́rùn bẹ̀ mara nítorí ìwọ Ọlọ́run kò fi lẹ́tọ̀ sí dáadáa tó fún oníojáwà nínú ẹn tí ó wà dúó sí ọ̀ nílẹ̀ ìlátòrò kọdírí tí ó kò oníojáwà mẹ́jì àfáà rẹ̀ parí rẹ̀ gbogbo àmà àyà tí wọ́n jáde tí wọ́n travel lọ àwọn lọ sí umọ́rọ́ ní àsìkò jí wọ́n dé dáadáa tí wọ́n bá tún dé dáadáa pẹ̀lú wa náà méjì kọ́rọ̀ wọ́n dárò àwa tí wọ́n fi ilẹ̀ náà mẹ́jàwà náà dákúrẹ̀tẹ̀ gbogbo ẹn tí ń gbé tó fẹ́ lọ ájí ọdún ọlọ́njí ó ṣeéṣe ẹn tó jẹ́ pé kò tí ẹ̀ níbi kankan tó fi ọkàn sí láti pàtí Ramadan ti dé àbí ọ̀pẹ́ tó wà ní ojú àmà jẹ́mbẹ̀ mọ́jà jẹ́ntà bá máa bù aláṣìírí o nígbàtán bàbá wá tánú ọlọ́ntán jọun tẹ́mi wọ́n bá ti gá ókè tí rọmọdán bá bọ̀ wọ́n yẹ ẹwọ́ ààlè mọ́kàyí òkè gẹ́gẹ́ bí ẹ̀dà sí lámúlánà fún rẹ̀ ní mọ́ gbé sàásù ẹ̀ lọ ìtumẹ̀ ní ẹ̀pẹ̀ àsíyọ́sàmọ̀bò náà ni ọ̀nà tí ó mọ̀ bàbò kò ní yéèyàn ìwọ bàdàdà tó ṣe báyìí náà à ah, ìkẹ́ alhamdulillah الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بالتقوى الله هذه وصية بارئنا لجميع خلقه بل وصية للأولين والآخرين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام هذا نبينا صلى الله عليه وسلم قد فرض الله سبحانه وتعالى عليه وعلى أمته صيام شهر رمضان في السنة الثانية من الهجرة فصلى الله عليه وسلم تسع رمضانات كان يعلم أصحابه أحكام دينهم خلال هذه الأيام أمتنا قد علمنا رسول الله صلى الله عليه وسلم أحكام صيامنا حتى نصوم لله إيمانا واحتسابا حتى يكفر الله سبحانه وتعالى بصيامنا سيئاتنا ويرفع به درجاتنا أمتنا فأصول المفطرات ثلاثة كما ذكرها الله سبحانه وتعالى وجماعة في آية من آيات كتاب عزيز قال الله تعالى فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر فاجمعوا وأصول المفطرات ثلاثة الجماع والأكل ثم الشرب والأكل إيصال الطعام أو الأكل إلى المعدة عن طريق الفم ذهب بعض للعلم إلى أن ما لا نفع فيه ولا ضرر فيه إذا تناوله الصائم فصومه صحيح والقول الثاني أي ما تناوله أي شيء تناوله الصائم سواء يضر سواء ينفع أو لا ينفع أو لا يضر فإنه قد فطر صومه وبهذا أدين ربي سبحانه وتعالى لعموم قول الله تعالى فالآن باشرهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر وكذلك يفطر الصائم السعوت والسعوت هو إدخال الأدوية, أدوية عن طريق الفم عن طريق العنف فمن أدخل الدواء في جوفه عن طريق أو في رأسه عن طريق العنف فقد أفطر هذا لماذا؟ لما جاء في السنن من حديث لقيت ابن صبرة لما علم الرسول صلى الله عليه وسلم كيفية الوضوء فقال لا وبالغ في الاستنشاق إلا أن تكون صائما الحديث أما الاحتقان ذهب بعض على العلم والاتقان هو تناول الأدوية عن طريق الدبر ذهب بعض العلم إلى أنه يفطر والقول الصحيح الذي مشى به العلامة شيخ الإسلام رحمه الله تعالى أنه ليس بأكل شرعا ولا عرفا فإن الاحتقان لا يفطر وكذلك الابتحال حتى وإن ذاق طعم الكحل الصائم فصومه صحيح ذهب بعض العلم إلى أنه قد أفطر صومه لكنه ليس بصحيح إن شاء الله تعالى أمتنا كل من نوى الصائم إذا نوى الإفطار وقد أفطر لأنه لا بد من شرطين قبل أن يفطر الصائم الأول التعمد تعمد الأكل أو الشرب والثاني أن يكون ذاكرا ليس ناسيا أمتنا من أغمي عليه ثم أشرب الماء فلما شرب هذا الماء أفاق فإن صومه صحيح لأنه شرب من غير قصر وكذلك من أقرأ وأتمه أشرب قهرا واستكراها فإن صومه صحيح أمتنا واعلموا أن الله سبحانه وتعالى حرم علينا الاستمناء بقوله تعالى فمن ابتغى وراء ذلك فأولئك ملعادون وكذلك من صلى الله عليه وسلم ما عاد صلى الله عليه وسلم لأحد من أصحابه أن أن يقطع خصيتي خشية الزنا لذلك صح من حديث أنس بن مالك رضي الله تنرضاه أنس صلى الله عليه وسلم قال ومن, تصب ومن تصبر يصبره الله الحديث من حديث أبي سيد الخدري وكذلك جاء في سنة مسلم من حديث أبي سيد الخدري أنس صلى الله عليه وسلم قال ومن تصبر يصبره الله فالاستمنى ليس بحلال لا في رمضان ولا في غير رمضان أما من استمنى ثم أنزل منه الم... ثم نزل منه المني فإنه قد فسد صومه وعليه العادة أما من قبل امرأته فأمذى فصومه صحيح على القول الراجي بارك الله بارك الله لي ولكم في القرآن والسنة ورفع الله وإياكم بما فيما من الذكر الأكيد أكل ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروا إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عبادنا اصطفى عباد الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام تسحروا كما أمر صلى الله عليه وسلم بذلك خصوصا لما في السحور من البركة فإن الله سبحانه وتعالى يحب المتسحرين وقد أثنى على عباد المؤمنين بهذا الوقت بقوله تعالى إن المتقين في جنات وعيون إلى أن قال وبالأسحار إلى آخر هذه الآية أمتنا الذين يتسحرون لله سبحانه وتعالى قسمهم أهل العلم أقسى خمسة أقسام فالأول من أكل وشرب أو يتسحر متيقنا أن الفجر لم يطل فصومه صحي أما من تسحر وقد علم أن الفجر قد طلع فصومه غير صحي أما من أكل وشرب شاكا في طلوع الفجر وغلب على ظنه أنه لم يطلع فصمه صحيح وكذلك من أكل وشرب وتيقن أن الفجر طالع فصمه صحيح وكذلك من أكل وشرب مع التردد بين طلوع الفجر وبين عدم طلوعه مع عدم الرجحان لأي طرفين من هذين الأمرين فصموا كذلك صحيح أمتنا فانظروا كيف عاملنا ربنا سبحانه وتعالى بعفوه ولطفه فهو لطيف بعباده كما أقر بذلك في كتاب العزيز نسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا وإياكم وأن يجعلنا وإياكم ممن يتبعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر أداك أداء الدين اللهم ربنا دمر أداك أداء الدين اللهم ربنا كلنا مؤيدا ونصيرا وبيض وجوهنا ربنا يوم تبيض وجوه لهائك ولا تسود وجوهنا يوم تسود وجوه دائك اللهم ربنا اجعلنا ممن يصوم رمضان إيمانا واحتسابا ووفقنا بقيام ليلة القدر إيمانا واحتسابا اللهم اغفر لنا جميع ذنوبنا وآخذنا من هذا الشهر كيوم ردتنا أمهاتنا من ذنوبنا يا أرحم الراحمين اللهم ربنا انتكم لبارك المستضعفين من المؤمنين والمؤمنين في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير أمتنا ولم أن ربكم سبحانه وتعالى مركم بأمر بدأ فيه نفسي وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائم في مقلد سيئة الثابتة من نسي الصلاة عليها خطي طريق لجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا